الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو فن الله سبحانه وتعالى أتوى عليكم كياتي قفوا النبو محمد صلى الله عليه وآله وسلم إلي تفي بيسين مشاكل ولنفاني ني آلتني آه، لو إن شاء الله náà ni eh, tíra siyamu ramadan fadailuhu adabuhu ahkamuhu kiyamuhu léti fadilatu sheikh muhammad bin jamil zainu rahimahullahu ta'ala léti wọn kọ náà ni nípa àwẹ̀ ramadan àwọn ọlá tí ń bẹ fún àwẹ̀ ramadan àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ramadan àwọn ìdájọ́ rẹ̀ àti dídìde ní òru ramadan léyìí tí sheik muhammad bin jamil zaini wọ́n rahimahullah wọ́n ti lọba ọlọ́wọ́ bá wọn àbí ọlọ́ba kí ó kó kẹwọn so kan nínú àwọn makewu sheik muhammad nasiruddin al-albani rahimahullah ta'ala àni sheik muhammad jamil zaini wọ́n dẹ̀ ní àwọn kútùbù oríṣiríṣi léyìí tó ṣàǹfàní fàálù umma àbí allah subhanahu wa Ramadan ó tún ti ń súnmọ́ wa díẹ̀díẹ̀ nígbàtà bá fi mọ́ rí bí oṣù kan báyìí ọ̀rọ̀ pé Ramadan ti already wọlé ò ní jẹ́ tuntun mọ́ yóò ti súnmọ́ pẹ́kipẹ́kí so àmọ́ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣàlàyé pé nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam kí ń ṣe nǹkan tí yóò kà máa ṣe bí ẹ̀bá ṣe bá wọn yẹn láwùjọ tí according to bó bá ṣe wù mí ní kò sí tó ṣe tàbá tún ṣe báyìí náà ìdí ni wípé tó bá jẹ́ pé bóyá wá alémọ́ sí bó ṣe wùwá ni then kò ní nídì kọ́lọ̀ wulẹ̀ rán òjíṣẹ́ kankan síwá kò ní nídì kọ́lọ̀ wulẹ̀ rán òjíṣẹ́ àmọ́lọ́wọ́n rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam síwá wọ́n wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa kí bá ṣe ṣe léyìí ní bẹ́ẹ̀ ṣe kírun ní àwọn

wọ́la dọ́ọ̀lín àwọn àdọ́ọ̀lún àwọn làwọn nasọ́rọ̀ kí ni dí wọ́n kà máa ń ṣe ti wọ́n láì ní ìmà àwọn náà máa ń gba àwẹ̀ funfun àwẹ̀ lè ẹ̀yìn máa gba àwọn múlé máa jẹ ráìsì ní kàn fi yọ sí kòkàn ní sátà ń bẹ̀dẹ̀ múlé fi òróró sí àwẹ̀ funfun mọ́ ń gbà àwẹ̀ gbogbo ọ̀nà ìjọsìn wọn a ń ṣe báyìí a ń ṣe báyìí kò sí nǹkankan tẹ́rì ń bẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bá kí báyìí nǹkan Ọlọ́run sì ní kẹsẹ̀ ṣe àmọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ọba kọ́ wa ní gbogbo ẹ̀ wọ́n rò jíṣẹ́ sí bàtà àti tẹ̀lé ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ gbẹ̀yìn àwọn òjíṣẹ́ àwa ní dítẹ́ò nípa gbogbo nǹkan bá ṣe ṣe kò wá sí tí ó dàrú máa lójú in tó kù táwọn kìíní gbogbo àwọn nǹkan tàà sọ ibá ti wá ń dé a ma wá ṣe lórí ìmọ̀ kò ní jẹ́ lórí àìmọ̀kan àbí lórí bí mo ṣe rò wọ́n ní fa inna sawma ahadu arkanil islam ẹmọ́jà gbàgbé ipé àwẹ̀ ìkan nínú àwọn òpó ẹ̀sìn islam ni yatajalla fihi al-ikhlas níbi àwẹ̀ yẹn sincerity ọmọ nabi adam ma ń jáde sincerity musulmi ma ń fojú hàn wal ihsan wal amana ìṣe dáadáa àti amana ìmọ̀ ń jáde níbi àwẹ̀ Ramadan nínú oṣù Ramadan yìí wa dhalika hinama yamtani'u as-sa'imu 'ani at-ta'ami wash-sharabi wal-mufattirat ìdídẹ̀ ni wípé ẹni tó ń gbàwẹ̀ yóò fi oúnjẹ nǹkan mímu àti àwọn nǹkan míì tí ma ń ba àwẹ̀ jẹ́ yóò pàátì la yamna'uhu minha kò sí tó kọ̀ kò sí tó dí tó jòkó láàrin òun àti oúnjẹ àbí láàrin òun àti omi àbáwọn nǹkan mìíràn tí ma ń bá àwẹ̀ jẹ́ bí á kí yẹn súnmọ́ ìyàwó èèyàn kò sí tó jòkó tí tí ìbá ṣe muraqabatullah kò sí tó wà láàrin òun àti kó jẹun ó lè wá nílé kó tilẹ̀kùn wà láìwẹ̀ ìgbàwẹ̀ láàrin àwa musulmi náà ni wọ́n wà ó láyẹ̀ sí òmùn kó lẹ́wọ̀n ní kíni mo ti gbọ́ wọ́n jẹ sàárì wọn ò ní gbáwẹ̀ àwọn ìsìn náà kọ́ sínú àwọn ti fún lọ́rẹ̀ ní ẹ ẹ̀rù ń bà wá pẹ̀lú àwọn ilé ọ̀rọ̀ àwọn àfáà mi ń bẹ lórí pẹni tó bá fi àwẹ̀ rọmọdọ́nà lẹ̀ tí ó gbà ó fojú fi ilẹ̀ kìkì ń ṣe mùsùlùmí àwọn àfáà mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wallahi

kódà àwọn ọmọ ànábì adama gan bá ṣe wà lálàáfíà yìí ó láwọn kan tí ma ń dáre sí wa lára àtorí ìkẹbàlì ó kó kọlẹ́rà ní ó kó àìsàn báyìí ní ó kó àìsàn báyìí ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn ìjọsìn tá ń ṣe ó láwọn tí ma ń bà jẹ́ ìrun tá ń kí ó láwọn tí ma ń bà jẹ́ àwẹ̀ wa yóò láwọn tí ma ń bà as a whole ní tí ma ń bà jẹ́ òun ló muslim forever a muslim kò possible tó bá mójútó àwọn kan tí ma ń ba ìsìláàmù jẹ́ ìsìláàmù rí ó bàjẹ́ mọ́ lọ́wọ́ ó sì ní mẹ́ wà ń tààlà àtẹ́ṣọ́ ọ̀rọ̀ ó sì ní fúra pé ìsìláàmù rẹ ti bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n ni wa takallamtu an al-i'tikaf a tún sọ̀rọ̀ níbi tíra nípa al-i'tikaf wa ta'ala zakatil fitr zakatul fitri ta ma ń yọ nígbẹ̀yìn tí a ikí ń fi owó yọ ta ma ń fi oúnjẹ yọ min kútil balad wa salatil idain a ti sọ̀rọ̀ nípa ìdí méjèèjì idul fitr àti idul adha wa ghayriha min al-umuri al àti bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó pàtàkì tó lágbára wallaha as'alu an yanfa bihi al-muslimin ọlọ́run ọba mo wá ń bẹ̀ ọlọ́run dákùn nǹkan tí mo kọ yìí fi ṣàǹfàní fáwọn mùsùlùmí wà ìjálù khalisan wajhil karim amin kọ́lọ̀ wájẹ́ kó jẹ́ tí mo kọ́ torí ojú rẹ̀ nìkan ní sí àfáà tí wọ́n kọ tíra báyìí wọn ò sí láyé mọ́ wọn ò sí láyé mọ́ àmọ́ tí wọ́n kọ kalẹ̀ a ó فلا تكتب بيدك غير شيء يسبك في القيامة أن تراه wọ́n ní kò sẹ́nì kan tí ma ń kọ̀ nǹkan kalẹ̀ kódà gbogbo wa ayé tàn lìwì à ń kọ̀ nǹkan kalẹ̀ ni ìsẹ̀mí tàn sẹ̀mí à ń kọ̀wé à ń kọ tírà kalẹ̀ ni wọ́n kalẹ̀ yẹn wa wọ́n ní wa ma min katibin illa sayafna kò wá sí kọ̀ǹkan kọ̀ǹkan tí Aida kan ma fi sàdúwà fún àbí kan ma fi sípè fún ni fala taktub biyadika ghayra shay'in tó bá fẹ́ kọ̀nkan mọ́ kọ̀nkan kan àfikọ́ tó ṣe pé yasubuka fil qiyamati an tarahu inú rí ó dùn kọ gbọ́n yámọ̀lì kí a ìwé iṣẹ́ tó ṣe láyé ni tó ní kálùkù gba kìtàbù rẹ̀ yámọ̀lì qiyama ya kàǹkà tó sí ilé ayé rẹ̀ ká fúnra rẹ̀ a na yí tó sí ni ó sheik mustapha mọ́gbọ́n abidallahu ta'ala wọ́n ní pé kanú àwọn afásunna wọ́n ní tabanikẹ wo kápadà síbi ọ̀rọ̀ tírà kíkọ generally àti ìṣàfàní ìṣàfàní mafáwọn èèyàn wọ́n láwọn mẹ́ta náà ni wọ́n sábà gbajúmọ̀ jù láyé nígbà tó wà láyé àwọn àfá àwọn ọba àti àwọn olówó bẹ́ẹ̀ president governor kìníkà kìníkà àti àwọn business people sẹ́nì kẹsọ́ àtọ́tọ́ máa ń popular ìtàsá mẹ́ta wọn àwọn tó máa wà ní top nígbà ayé wọn wọ́n nígbà tó níkàlùkù wọn bá lọ tán àwọn àfánìkan ni máa ń ṣẹ́kù ẹbá ń dákọ̀ olówó kan láyé Sheikh Al-Albani sáwọn olówó wà ń gbà wọn Sheikhul Islam Taymiyyah rahimahullah ẹdákọ̀ ọba tó wà ń gbà wọn ọba kan wà ń ayé imam ahmad bin hanbal rahimahullah ẹ̀dàkọ̀ olówó kódà àfáà ní pé àwọn àmì tẹ́bá ń rántí gbà yẹn gan ẹ̀yìn rántí wọ́n torí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ bí a tó ta alákọ̀ máa àfáà náà so ibá yẹn àbí àbáwọn nǹkan tó pàtàkì tó ní ṣe pẹ̀lú islam oníkálùkù máa ń tán àmọ́ wọn ní tán قد مات ولا زال حيا ó ti kú ẹ̀mí rẹ̀ ti bọ́ àmọ́ kò yẹ kó gbò lẹ́ni tí ń ṣẹ̀mí láàrin àwọn èèyàn ó ń ṣẹ̀mí pẹ̀lú kíni pẹ̀lú àǹfààní tó ṣe olówó gbogbo ikú táwọn pín owó rẹ̀ ni mẹ́rin àbí ẹ̀kọ́ onípò gbogbo ilẹ̀ kúlẹ̀ ni wọ́n fẹ́ ba ìsípò yẹn àmẹ́ tó bá jẹ́ onímọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tí èkì ń sàwọn alágbàákò tí wọ́n kó báyé ẹni tó bá jẹ́ onímọ̀ gidi tó bá ṣàǹfààní ìmọ̀ fáwọn èèyàn àwọn èèyàn ó mọ̀ rántí ìmọ̀ yẹn ah, nǹkan báyìí ah ok ni yìí ó kàn kan báyìí kálá àwọn àlàyé tó ṣe ní kìníkan kìníkan ìgbàwo mọ́ bá dẹ̀ ṣe ń sàǹfàní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làǹfàní ó mọ̀ báhùn náà ní gbogbo tó wá wà wọ́n náà wá ronú soon or later sooner or later yí padà kò láyé ni kí ni mo fẹ́ ṣe kalẹ̀ sáyé tí ó mọ̀ jẹ́ return fún mi àwọn kan bẹ̀wà láwọn gba return dè ní nítorí àwọn ìgbìyànjú kò rẹ̀ sí ọ̀nà tọ́lé fi máa gbárí tó ju ọ̀nà ẹ̀sìn islamu lọ ẹwà àwọn abubakir rimar ruthman ali ẹwà àwọn sahaba tí owó kaná pass down fún wa ní hátẹwà nígbà muhammad sallallahu alaihi wasallam ṣé owó kan إنما وبرث العلم فمن أخذ منه أخذ بحظ وافر ó ní ẹwà àwọn àfá gidi àwọn ni àwọn àrólé àwọn ànábí ọlọ́run kìí ṣàwọn àfó ológun àbáwọn jálàbí o kìí ṣàwọn tí wọ́n sọ fún pé ọlọ́ọ̀bá gan disappear àbọ́ ọlọ́ọ̀bá gan ṣe mistake ọlọ́ọ̀bá gan kábàámọ̀ rárá o kìí ṣàwọn àfó olóṣólẹ̀ o láyé kìí ṣàwọn àfá tán parọ́ fáwọn èèyàn àwọn àfá gidi tí wọ́n wà lójú ọ̀nà àwọn àmbíyà wà rúsùl tó rẹ̀ tó bá jogun rẹ̀ ó wà lórí ojú ọ̀nà rẹ̀ ní tó bá jogun bàbá kan gùnà jọmọ̀ bàbá yẹn náà wọ́n tó bá fẹ́ jogun àwọn ànábì Ọlọ́run ó wà lórí ọ̀nà àwọn ànábì Ọlọ́run bá yẹn wọ́n ní ṣẹwàá ànábì wa ni àwọn ànábì Ọlọ́run yẹn lam yuwabrithu dinaran wala dirhama wọn ò fi owó kan ẹni tó bá mú nínú mẹ̀yẹn kọ́ ó ti mú ìpín tó ní agbára wọn là nígbà Muhammad tufin sallallahu alaihi wasallam pé naddarallahu mar'a sami'a minna maqalatan fa'aw'aha kama sami'aha fa'aw'aha thumma addaha kama sami'aha ọ̀rọ̀ bàbá ń fi tutù ìmọ́lẹ̀ síwájú ọkùnrin kan ó gbọ́ lẹ́nu wa tá sọ̀rọ̀ kan ó wá pàṣẹ sáwọn tó wà lẹ́yìn rẹ̀ bó ṣe gbọ́ gẹ́lẹ́ ó gbogbo jọ́ tó bá ń ka àdísì innamal a'malu binniyat gbogbo àwọn tó wà nínú ìsinádì gbogbo wọn ni ládàbí lọ mọ́bá eléyìí ni tijaran tunjikum min adhabin alim katakara business tó lè establish tí ó láòkò nínú ìyà ọlọ́run ọba wallahi ojú ọ̀nà ìmani ìnímọ̀ nípa ìsìn ọlọ́run kò bá jẹ́ fámílì rẹ̀ nìkan lọ́kọ́ kódà kó jẹ́ pọ́ ọmọ rẹ nìkan lọ kọ́ láwọn nǹkan tó ọmọ ọmọ yóò kọ́ àwọn ìlú míì náà yóò mọ̀ pass down báyẹn báyẹn báyẹn báyẹn o là fáfí sọ pé ó yẹ kó bímọ ní hegris pé mi èmi ní kọ́ àmà mi ní suratul fatiha èmi ní kọ́ àmà mi ní fatiha fúnra mi kí nìdí fatiha tí ma kọ́ mọ̀ times a day tó bá jọkùnrin tó bá jọbìnrin ẹ̀kọ̀ kan ní onímọ̀ kírun tó akàdà wà wọn lẹ́bùzẹ̀ gbogbo gbà tí bá ti wá ń ka fatiha èmi náà mọ̀ ní ládá ìmọ̀kọ ní fàtíà yìí òun náà tó kọ́ ọmọ rẹ̀ òun náà tó kọ́ ọmọ rẹ̀ sílísílà yóò mọ́ padà sọ́dọ̀ tèmi tí mo kọ nípìlẹ̀ tí ó dẹ́kùn sẹ́rí ìmọ̀ nípa Islam in tó sì dùn gan ní wàláhì àbí ọlọ́bà kó fi adùn ìmọ̀ yẹn sí wa ní Allahu ta'ala ọlọ́bà ń sọ ní Kùránì pé yá ayyuhal ladhina amanu ọlọ́run mú pẹ̀yìn abdullahi bin mas'ud radiyallahu anhu wani idha sami'tum ya ayyuhal ladhina amanu faraha sam'ak bó bá lè gbọ́ nínú Qur'an tán sọ pé ya ayyuhal ladhina amanu mo pè ń tẹ́jọ́ olùgbàgbọ́ òdodo kì í ṣe everybody ni wọ́n pè tó bá fẹ́ pè àwọn ẹlòmíì wọ́n ya ayyuhan nas mo pè yín èyàn a tọ́lọ̀ bá fẹ́ pè àwọn Jews àtàwọn Christians nìkan ọlọ́ni pé ya ahlal kitab ọlọ́ni mo pè yín ta fún ní tẹ́ra àwọn tó bá ti lè ń gbọ́ ìwọ mùmínì yá ayyuhalladhina amanu mo pè yín tẹ́jọ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní fara aha samak tẹ́tì rẹ̀ lẹ̀ ìwọ náà ń bá wí kútìbà alaykumu siyam wọ́n ti ṣe àwẹ̀ gbígbà lọ́ranyàn

àwọn àyàmà màdùdátì ni wọ́n àwọn ọjọ́ tó ló ń kà ní wọ́n àwọn ọjọ́ tó ṣe kíni tó ló ń kà ní wọ́n faman kana minkum marida ẹni tó bá wá rẹ̀ nínú yín aw ala safarin àbówà nínú lórí ìrìn àjò kò jẹ́ kó lè gbàwẹ̀ ẹni tó bá rẹ̀ ẹwù kan al-Islam dínú yusr a ó rẹ̀ ìmí wọ́n ni Ah, èmi wà lórí ìrìn àjò ìsì lè gbàwẹ̀ yẹn mọ́gbà ah, mo ń travel láti bí lọ sí kó inú Ramadan sí láwà yìí Islam ní ọ̀wọ̀ pé mọ́gbàwẹ̀ tó bá lágbára ti gbà kò sí ìṣù bọ̀ tó bá lágbára wọ́n ni ọmọ́gbà faman kana minkum yóò san nínú àwọn ọjọ́ míì ayé lẹ́yìn Ramadan Allahu Akbar àwọn àfáwà sàlàyé ìgbà olú ẹkó san lẹ́yìn Ramadan àmì ni kódò lè lọ lára títí tí ó fi di pé Ramadan náà míì ó kù sáà àmì ni pé okay the earlier the better the earlier the better bóyá ní ìsẹ́ ó ti di inú àtiwà inú Shawwal àti Ramadan mú jàwẹ̀ méjì tètè gbá

fìdíyàtún tọ̀ áàmù miskin ṣe wá rá àwọn ẹnìkan tó ṣe pé dúwà wọ́n lè gbá òwà mọ́ kò ságbára mọ́ láti gbá ibn abbas radiyallahu anhu ibn umar radiyallahu anhum ajma'in wọ́n ṣàlàyé pé àwọn tán sọ ń bí àwọn làwọn shuyukh ash-shaykhul kabir wa shaykhatul kabiratu bàbá tán ti dàgbà wọ́n lágbára àti gbàwẹ̀ má irú àwọn ilé yóò ní gbàwẹ̀ ah, mọ́ fi wo kíníkan múlẹ̀ ti ráwẹ̀ àrúgbó ní ìtawà rínú Kùránì ní pé àgbàlagbò ní gbàwẹ̀ ẹ sì tún hun àwẹ̀ àrúgbó ẹ mọ̀ wo àwọn àrúgbó ti bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n látòsù tó kọjá ni ó mọ́ gba àwẹ̀ Ramadan ẹni yóò ti bẹ̀rẹ̀ láti Rajab Sha'ban yóò

ẹ máa ṣe fídíà ni ẹ máa fún àwọn aláìní ló ń jẹ intẹ́sẹ̀ ni pé èní ìbáyìí nígbàwẹ̀ kódà ilé ṣe ní day one gbogbo ẹ̀ 30 days mi ní fi gbàwẹ̀ arúgbó lè mi gbogbo alamọ̀tán pẹ̀lú arúgbó tó bá ti darúgbó ẹni yóò lè ẹwà fi yá ilẹ̀ fi bàbá ilẹ̀ kò lè gbà kankan ẹ má gbà kan gbàwẹ̀ ẹ má gbà alòmí òkè ń gbà ẹra ìyá ìjẹun níṣẹ́ ara yín gbàwẹ̀ ara ìjẹun wọ́n padà jẹ mọ́wọ́ rẹ̀ bẹ̀mọ́gbà kan gbàwẹ̀ torí àláfíà wọn ò gbé mọ́ islam èsì ń sẹ́sìn ara o islam ń fi àwọn ayé àwọn ayé àláfíà àwọn ayé pé ẹni yóò lágbára rẹ̀ mọ́ ẹ̀fí ilẹ̀ so in tẹ́wọ̀n ṣe ni pé ẹ wá fún mi àwọn mi àwọn tí wọ́n ní tẹ́ ti fún ọlóúnjẹ kan ó ti cover fún àwẹ̀ ènìyàn reason ni pé ṣẹ́rin tó ṣẹlẹ̀ ń pé tẹ́lẹ̀ nígbàtí yáwẹ̀ tọ́lọ̀ kọ́kọ́ sọ pé káwọn mùsùlùmí máa gbààwẹ̀ kì tí ìdí ọ̀rẹ́yàn Hmm? wọ́n ni wà lálẹ̀dínà yutiquna fidyatun ta'amu miskin nígbà yẹn láti bẹ̀rẹ̀ tó bá wù ọ ọlẹ́gbàwẹ̀ tó bá gbá ìlẹ́gbàwẹ̀ ní olè fún ẹ̀lú oúnjẹ àǹgbà tó yá padà dí ọ̀rẹ́ ẹ̀pẹ́ gbùdọ̀ gbá ni àmá wọn tó ṣe pé ó wákù wọn làwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà àbáwọn tí wọn ò lè gbá nínú pàápàá jùlọ tó bá pé yóò affect ọmọ tí ń bẹnú àwọn tí ó bá ti délẹ́fù yẹn wọ́n ma gbá wọ́n ti ẹ̀gbá ni ah, oyún tí mo ní kò délẹ́fù pé kíní tó bá ti jẹun dáadáa ní sáàrì kò kí affect mi bọ̀tá kí bí wọ́n ní yóò affect rẹ àbí ọ̀nà ìmọ́ra rẹ pé kíní yóò affect mi a ah, ọ̀ nígbàwẹ̀ ọkọ rẹ ni ó ma ṣe fídíà òun ni ó ma fún àwọn aláìní on your behalf wọ́n náà tí wà exempted ni obìnrin tí ń fọ́mọ ló ń jẹ lọ́wọ́ òun náà exempted tí ò bá ti lágbára rẹ̀ nítorọ́ mọ́ jẹun bí ẹ̀lá ọmọ tó pẹ̀ àwọn kan àti pẹ̀ àwọn sì ń jẹ yẹnnẹ̀yẹ̀nà ní oúnjẹ ìyá gan jẹun gan ẹ́ ọmọ fẹ́ mú pa kò bálánsì dáadáa gan kankan Yusuf ọkùnrin kí náà ń pè géńdé ọlọ́run gọlọsọ gọlọsọ bá yóò sì lóòrùn nígbà wàlẹ̀ ẹ̀yẹ́ mọ̀ ẹ̀yìn kàmà nígbà wọ́n ìgbà yálá ìsòmọ̀ tó tẹ́ ń sọ ẹnìkan fún mi láìpẹ́ à ah, lárájá bàbá lágbájá ẹni tó ti bí mọ́ pé ẹni tí ìgbàwẹ̀ bóò ní ó ṣe sọ fọ́mọ kó gbàwẹ̀ ẹni tí láwọn ọmọ wọ́n tó bá wà nú àwọn sínfù tá ń sọ yìí bẹ̀rù ọlọ́run ọba ẹ̀rù ń bà mí pẹ̀lú ẹ̀sìn islam rẹ̀ ah, ọlọ́run ní kó gbàwẹ̀ wá níwọ̀ lè gbà wọ́n ọ̀fọ̀gún jẹ sí rí ti ẹ̀ gbogbo àwọn tán yọ yìí àwọn tó pé yóò effect tó lágbára ní òní lórí wọn ni kò kí ń ṣèwọ̀ kò kí ń ṣèwọ̀ a ó rẹ̀ mí kò sí wàhálà and then ọlọ́run tó ní ká ṣe nǹkan ọlọ́run mọ̀ pa lè ṣe òun náà ló fi ní ká ṣe kí ni ká ṣe àwọn tọ́lọ́run bá exempt yẹn ọlọ́run mọ̀ kí wọn ò àmọ́ ẹbọ́ sẹ́gbẹ̀ kan ẹn tó bá lórí ìrìn àjò ìrìn àjò mọ́ jẹ́ mahalu taib tó ní agbára ó dá mọ́gbà àmọ́kàdà sán padà ìwọ́n tí ẹ ọgbá kéèkọ́ tún sán padà náà o níbẹ̀ náà ẹlòmí èyí kírùn ah ó ní agbára gan ìrun kíkí ó ní ẹlòmí lára bí tọ́bánikọ́wá kí lórí ẹ̀kẹ́ lómi padà lọ di kírísítẹ̀ náà ni gbàtọ́wà tọ́ ní mùsùlùmí lọ́tẹ́ ọ̀rin sí mùsùlùmí gbà wọn náà ẹlọ́gbọ̀n náà tọ́wọ́n padà di kírísítẹ̀n ṣe mùsùlùmí gani tẹ́lẹ̀ aslan ṣe ń kírun kẹ tẹ́lẹ̀ ẹwà nótù ìwọ̀tọ́ ìkínkírun tẹ́lẹ̀ bó bá ni ọsgbọ́dọ̀ má gbá nítorí ẹn tí ó bá kí ń kírun kìkí ń ṣe mùsùlùmí òpó ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀kejì ọ̀fúfílẹ̀ wá bọ́sọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀kẹta so ìyìn gbọ́dọ̀ ìsẹ́lọ̀ ọba lọ́kan ṣoṣo tawhid o gbọ́dọ̀ kọ́kọ́ dúó wọ́n tó bá ń lọlé yẹ̀mẹ́wò ọba ń gbàwẹ̀ ebi lọ fi ń panú wọ́n tó lọ ń ṣe jálàbí ọlọ́n ṣe oṣúlẹ̀ àti bẹ́ẹ̀ wo àkọsẹ̀jáyé ọlọ́n wọjọ́ wájú ọ̀n ṣe dìáwò ilé mọ̀lùkọ́ ibi àbí wọ́n lọ ń gbà wọ́n gbọ́ ọ̀n pàkì mọ́ra pọ́ nímọ̀ kọ̀kọ̀ àbí wọ́n lọ ń bìlí fún ọpọ́ nímọ̀ kọ̀kọ̀ àbọ́ ń ṣe idán àbọ́ ń forí Allah àbò ń ságbà mígbàmí lọ sọ́dọ̀ nǹkan mídẹ̀yìn Allah àbò ń pí ẹlòmí dẹ̀yìn Allah o ń pí àwọn ìbádà Allah rijal Allah àbò ń pí àwọn tó wà nínú sàárè gbogbo àwọn tó bá ń ṣe nǹkan báyìí ń kọ ìrún wọn gáwọn ìtì ìníká tó wá sọ àwẹ̀ Islam wọn gẹ ìtì ìfẹsẹ̀ wálẹ̀ so wọ́n ni ìyẹn ilé ìtura mọ̀ sí ó kọ̀ tó bá gbà ó dáa fún bẹ́ẹ̀ wa an tasumu khayrun lakum amaka egba àwọn yẹn o na ni fi dájú fún yín in kuntum ta'lamun tó bá jẹ́ kí bí al emma shahru ramadan alladhi unzila fihi alquran Allah ní oṣù ramadan yìí onu oṣù yẹn náà la sọ quran kalẹ̀ hudan linnas kuma jẹ́ ìmọ̀nà fáwọn yẹn wa bayyinatin min alhuda wal furqan kuma jẹ́ ìṣàlàyé ìmọ̀nà àti iṣẹ́ ìpínyà láàrin irọ́ àtòdodo faman shahida minkumu shahra falyasumhu ẹni tó bá ti rí oṣù tẹ́ bá ti lè rí oṣù ẹgbàwẹ̀ òun ló jẹ́ pé Ọlọ́run bá àtúnbà síbi àwọn ahadif wọ́n so gbígbàwẹ̀ mọ́ rírí oṣù faman shahida minkumu shahra falyasumhu ẹni tó bá rí oṣù nínú yín kó ṣe kíni ẹgbàwẹ̀ ló fi jẹ́ pé ẹ lè gbàwẹ̀ láì rí oṣù ẹ lè lo alìhìsáàbù ìfàlákí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ àwọn pa àwọn jàgbàjàgbà àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àwọn pálapàla wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọgbọ̀n láàgbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọn ní ìsìn Ọlọ́run sọ ní Qur'an faman shahida minkumu shahra falyasumhu wọ́n ru'yatu shahr ru'ya Islam Allah kò mọ̀ ru'ya Ànábì sallallahu alaihi wasallam sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ gbà pẹ̀lú rí ẹ̀rí oṣù báyìí àwọn olórí ìlú adíti ibn abbas wa radiyallahu anhuma a nígbàtí wọ́n rẹ̀ nìkan lọ sí sham tó dọ́dọ̀ muawiya ah, wọ́n ti rí oṣù ní sham wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ à ah, ibn abbas ni àwọ̀ tí rí o àwọ̀ ní ti bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ni súnnà tánàbí kọ wa tẹ́yìn bá ti rí oṣù ní germany táwọ̀ báyìí ti rí oṣù ní nigeria à ní wá simple àwọn èèyàn ti wà in charge àmọ́ olùmí ìfẹ́ wà ní abẹ́ ipé àwà lábí nìkan ní ìlú tàà wà yìí ọlọ́run kó wa sábí àwọn olórí kan náà tán wà ní chájì kí ní bẹ́ẹ̀ ní abẹ́ẹ̀kọ́ níbi àwọn affairs tó ní ṣe pẹ̀lú àwọn kìí àwọn sultani ó yízi ẹni gbogbo mùsùlùmí kò sábẹ́ wọn báwọn ẹjẹ́ ẹfún ọlẹ̀ nínú Islam sì ní táwọn nìkan bá ti wà lórí àwọn èyí kí ń bá wọn já mm ṣebí sultani yóò announce ẹ̀yìn sultani náà ó oníwòlò òkè nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí kíní 20 kíní kan láwé ó bẹ̀rẹ̀ lẹ́njú kíní ó bẹ̀rẹ̀ ó ń sọkúsọ ń jágbàjàgbà ilé náà ni ó dé oní ẹni ó gbọ́ àwọn sàábí ànábí oní ẹni ó dé yọ́rọ̀ àkísà náà pé ó rẹ̀pù yẹn ilé ni ó dé oríṣiríṣi nǹkan oríṣiríṣi oríṣiríṣi gẹ́ndẹ̀rẹ̀dẹ́ àwọn ẹni wá ní gbogbo àwọn ẹni yìí ni àwọn náà kò sàábí ń dẹ́dẹ̀ wù rẹ̀ àwọn lẹ́yẹ sàábí gọ́ ẹ̀yìn ó ṣe kinní kan ó ṣe kinní kan ó tutù ó rìnlẹ̀ ìgbàwo so ewúgbà àwọn ìbúrúkú báyìí náà sáwọn ní ìláwà máa mú ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́dọ̀ wọn ṣe wọ́n ni ṣe ẹrù bí àhàláwà ìsìlámù bẹ lára wọn àádùn ìsìlámù ò sílẹ̀ àwọn ilé yóò ládùn ìsìlámù zanadikọ̀ ni wọ́n náà sáwọn náà mọ́ dictate fún wa ànábì ti kọ́ wa pé ọlọ́run kọ́ wa ànábì kọ́ wa àwọn sàábì ànábì lò bẹ́ẹ̀ ọ̀nà ni fàmá ń ṣẹ́ hídá tẹ́ bá ti rí oṣù kí sí pé kẹ́ kàkúlétì kalẹ̀ alisabul falaki kìníkà kìníkà ọlọ́run wá tì wọ́n lójú ní ọdún tó kọjá ojú ọmọ tí lọ náà ni ọgbọ̀n láàgbà látọ́lọ́run mú wọn àbá gba a níbi ni pé àṣáhàrì oṣù tí àwọn yẹ̀wò haida 29 àbí 30 ní àwẹ́wà ẹ̀jẹ̀ ń pé Nàìjíríà yìí àwẹ́wà ń pé 29 lábọ́ngbà lọ́dọọdún àà aláìmọ̀kan oní sọ̀rọ̀ yìí oṣù kan náà 29 oró ẹ̀yìn kí náà gbẹ̀ oró yẹ́tù lè yìí láàrì là ń wò jẹmáà ó ti yé báyìí àbí so ìmọ̀nà nẹ́bì wa ìmọ̀nà ọ̀rọ̀ ìmọ̀nà nẹ́bì tọ́lọ̀ ọba kọwa tánẹ́bì kọwa táwọn sàhábì ànẹ́bì ń rìn olàwó mọ̀ rìn ẹni tí ó ka sàhábì kún tí ó kà nẹ́bí rẹ̀ kún kódà tí ó kà ọlọ́run ọba kún só lámọ̀ tẹ̀lé àwọn tí wọ́n ń gbé òbí borí ọlọ́run wọ́n ló bí wá gbọdọ̀ válùjà nẹ́bí lọ wọ́n mọ̀ bí agbàgbé agbàgbé <laughs> o tí ó tẹbá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ma sọ pátipàtí gbà Ramadan ṣé wọ́n kà nẹ́bí kún ni in tẹ́ fi mọ̀ wípé rísìn tí wọ́n kí fi ń tẹ̀lé ànẹ́bì náà ni ànẹ́bì wọn ò jójú lọ́dọ̀ wọn ẹni tó ní òbí fálùjà ànẹ́bì lọ ẹ́ kọ́dọ̀ la hawla wala quwwata illa billah pé kódà ọmọ tó ń bá dẹ́gbà tí ó bá rẹ̀ nìkan ìyá rẹ̀ ní ó mọ̀ sí ó takun tánàbí sọ anẹ́bí hmm? ń sọ pé ọlọ́ọ̀bá sọ pé khalaqtu ibadi hunafa'a mo dá gbogbo àwọn ẹrú mi lẹ́ni tí ó mọ̀ sí náà lọ́kan ṣoṣo tẹ́ bá fi ọmọlẹ̀ tó bá pé 100 years wallahi fi tó rẹ̀ pàṣípẹ́ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá náà yóò mọ̀ wùsán bá ń pé ọlọ́ọ̀bá so mo ṣe dáwọn ẹrú mi nìyẹn ṣe ìtọ́n ló ìdábà wọn àbí ìtàlà wọn ṣètọ́n ló fà wọn ló sọ ọdẹ́ tí ń sin kàmí lẹ́yìn Allah ṣe tó wá sọ fún wa pé òbí wa kódà òbí gan kìní kan òun la kọ́kọ́ mọ̀ gan ká tó mọ̀ Ọlọ́run ẹwẹ̀ wọn ah ó dàtà ló dámi sóbi ló dámi ni a ní òbí so value nítòkó ń dìfẹ́ndì kan nínú àwọn zanadikọ̀ yìí àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí yìí wípé ó ń sọ wípé kíni bàbá mi lọ́lájọ abákìrọ kò ní sàbí kankúlọ́wọ́ tó bàbá mi sàbí kankúlọ́wọ́ tó bàbá mi ò sí sí bàbá dámù lọ́lájọ bàbá rẹ̀ lágún lọ́lájọ mọ́ dámù rẹ̀ kó làkúsẹ̀ ní bàbá dámù rẹ̀ ṣètọ́nù yẹn só lọ́lájọ bàbá rẹ̀ àbí lọ́lájọ bàbá rẹ̀ lọ ta lọ́lájọ náà méjì wallahi tó ẹ bá ó ti dáràn àmọ́ lè fàdọ́là bàbá rẹ̀ lórí Abubakar àti Umar irú àwọn ilé náà wà dẹ́wà aláàfẹ́ sí fatuwa rẹ̀ sí fún wa kìíní kan ṣe kí lẹ expect táwọn tí wọ́n ka Ọlọ́run tí wọ́n ka Nábì tí wọ́n ka wọn sàhábé rẹ̀ kún fatuwa ò lẹ expect kí wọ́n ṣe fún yín tí ìbá sí fatuwa tó takútọ Ọlọ́run bàtà Nábì tó mú orí Ọlọ́run bá lẹ́ni tó tó sọ̀rọ̀ fáwọn wọn ò dẹ̀ rá Nábì lẹ́ni tó ṣebí tí ṣe ìtọ́nù wọn bá ń sọ fún wọn láàkà ìnáà ni wọ́n sọ fún yín ẹ jẹ́ ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra mọ́ mú mọ́ ẹ̀sìn rẹ lórí Facebook gbogbo nǹkan náà ti ń sọ náà ti fi ń ẹ́ gbogbo nǹkan content ni ọ̀rọ̀mọ̀dọ́ fẹ́ dé báyìí yóò tó di content ìfèsì fún kìníkan kìníkan lórí kìníkan so orígbàwó àwọn èèyàn lọ ń kúnra àwọn èèyàn lọ ń bóra àyàn ń kún àtíkẹ̀ kan tó wá fún kẹtọ́wá síwájú kámẹ́rà bẹ́ẹ̀ni tí wọ́n ń ṣe make up tààrà wọ́n gba cameraman àwọn tí wọ́n lè ṣe fídíò gidi content wọ́n fẹ́ eh, ọ̀rọ̀ eh, ẹ̀yin musulmi eh, kìníkan ìfèsì ọ̀rọ̀ fún kìníkan tó ṣe kìníkan tó ìgbà wọn ìyá kìníkan tó sọ kìníkan tó wá ṣe kìníkan 4 hours kí ló ṣẹlẹ̀ níbi court case kan táwọn kìníkan lọ tí wọ́n lọ báyìí 3 hours bẹ́ ṣe ń fi àsìkò àwọn èèyàn jóná nìyẹn ṣe bó ṣe kọ́ nípa ẹ̀sìn ni mọ́sálásí náà ti ń kọ́ pẹ̀sìn ọlọ́ọ̀bá kìí sórí Facebook náà ṣe ó yé báyìí àbí àhà Ọlọ́run wá ní faman kana wa faman shahida minkum ash-shahr falyasumhu wa man kana ni ó sànjọ́ mi má kí nìdí yùrídù lọ́hù bíkùmù lìyúsọ́rọ̀ wà láà yùrídù bíkùmù lọ́sọ̀rọ̀ Allahu akbar la hawla wala quwwata illa billah Ọlọ́run ní ìdí ni pé ìrọ̀rùn ni mo fẹ́ fún yín mi fẹ́ nira fún yín ọ̀rọ̀ ní hmm, hmm, wọ́n mẹ́gbà tí ẹ jẹun jẹun tó bá ti wala yuridu bikum al-usr ọlọ́wọ̀ fẹ́ fara ní láfimá ní pé gbogbo nǹkan tọ́lọ̀ ń bá ní á sí wallahi ìrọ̀rùn bẹ̀m̀bẹ̀ ni kódà gbọ́n tọ́lọ̀wọ̀ bá fàyè lẹ́pẹ́ ẹgbọ́dọ̀ sí náà ni ìrọ̀rùn ló bá dé náà ni ẹlẹ́ṣẹ́ ni walitukmilu al-iddata walitukabbiru Allaha ta'ala ẹ pé oṣù yìí o ayé gba àwẹ̀ Ramadan ni alama hadakum nítorí pọ́lọ̀bá ló fi yí mọ́nà lórí bọ́lọ̀bá ṣe fi yí mọ́nà ìmọ̀nà ọlọ́bá tó fi yí mọ́nà wàlá alákùn tashkurun kẹlìbà tún àndẹ́n kẹtùn lè jẹ ẹrú tí mọ̀ dúpẹ́ ilé ni áyà tàmù lè ní tó bá di ìjòkó tó ń bọ̀wà insha Allah a mú àwọn àǹfàní wò lálé múnú áyà yìí àmẹ́rin mọ̀ yàmínú ẹ̀sìn Islam ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹjá múra kalẹ̀ dé Ramadan tí ń bọ̀ yìí gbogbo ìmúra ìmúra imani ló fi ní fi ń gajù nínú múra gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ní nínú bí ọ̀rọ̀ àkídà àwọn belief kan bẹ tó wà nínú ọkàn rẹ tí ó dá bèèrè lórí ẹ̀ kíyàn fọ belief yẹn mọ́ kíyàn jẹ́ kí àkídà yẹn mọ́ ìgbàgbọ́ yẹn mọ́ ìmánì yẹn kó jẹ́ fún tọ́lọ́ọ̀bá nìkan gbogbo àwọn nǹkan tó mọ́ mójútó ìran àtàwọn business tí mo ń ṣe owó tó fi tún gbáwẹ̀ Ramadan má jẹ́ kó jó wá bò sí ìwọ tó fún àwọn quotation ṣe quotation tó fún wọn jẹ́ kó jó dodo ah ara pipe 2000 ní má sọ 10000 síbẹ̀ èmi mo ń bá àwọn mójú tó sensite cement 100 eh má lo 80 kọkú 20 lọ lé owó tó bá ta òun náà lọ fi ra oúnjẹ ní Ramadan táwọn yóò jẹ ọ̀sẹ̀fẹ́ kọ́lọ̀ bá gbàwẹ̀ ń lọ́wọ́ rẹ̀ àbí ẹjá ṣọ́ra gbogbo àwọn iṣẹ́ tà ń ṣe ká ṣọ́ra fáwọn àbòsí àtàwọn àgbákò táwọn yẹmọ́ ń dẹ́wọ̀n bẹ́ ah kò wá sọ́nà táfi wá jẹ àfi ọ̀nà rárá irọ́ ni wallahi ìwọ maintain òdodo níbi iṣẹ́ tiẹ̀ maintain òdodo èmi ò bí iṣẹ́ all pọ̀ padà gbájúmọ̀ pẹ̀lú òdodo ìwọ làwọn yóò mọ̀ wá wallahi ìwọ làwọn yóò mọ̀ wá ọkẹ̀ sí sùúrù ni wọ́n padà pín sọ́rẹ́ àfá ilé yóò bílẹ̀ normal èyí tó bílẹ̀ but iṣẹ́ gidi ní ò bọ̀ sí kò sí ní sàbòsí rẹ̀ ìwọ́ làwọn yóò mọ̀ wá nítorí àwọn tán máa ń parọ́ fáwọn yẹn náà àwọn ní ìfẹ́ kan máa parọ́ fáwọn kò sẹ́ tí ń parọ́ tí fẹ́ kan parọ́ fóun kò sẹ́ tí ń sàbòsí tí fẹ́ kan sàbòsí fóun so àwọn yóò mọ̀ wá pé ah, ha ẹlòmí ó ní owó gidi àmọ́ kan yóò bá mi á ń du iṣẹ́ yìí tí ò ní gbá mi lókun irú iná mọ̀ ara kípa ẹni máa ń sòdodo ìwọ̀n ó gbèsẹ́ yẹn fún ń bí ọlọ́bà subhanahu wa ta'ala Ramadan kọ́nà bá jẹ́ kó bá wa ní àlàáfíà ń bí ọlọ́bà subhanahu wa ta'ala kọ́nà bá jẹ́ kó bá wa nínú àlàáfíà ń bí ọlọ́bà subhanahu wa ta'ala kọ́nà kó jẹ́ you ma, you, ma take the good and leave the evil abi <sighs> wallahi ṣe rí nínú àwọn àdánwò tó kàn wà láwùjọ àwọn àdánwò yẹn ní agbára eh, kọlọ̀bá ṣàánú wa wallahi ó ní agbára gan inú àwọn àdánwò asúrì àsìkò yìí òun náà ni àwọn àgbàlagbà àwọn bàbá wa àwọn ìyá wa tí ó jẹ́ pé orí Facebook làwọn náà ń jókòó sí ní ìsinmi báyìí ah kí ní worst ó worst hey bàbá ìyá orí facebook orí tiktok làwọn náà ń jùkú síbẹ̀ abúlé padà kárí ilé kárí okú kò sí mọ́ fẹ́ kí mọ́ mọ́gá pé kí ló tọ̀jù kó ti fóònù látàrà bàbá gan wà lórí ẹ̀ ibẹ̀ náà ti mú ìmẹ̀ ẹ̀sìn wọn controversies náà fi mú ma wọn wallahi controversies débi pé ẹ̀sìn ti padà dẹ̀rú mẹ́mù lẹ́lùmí lójú fídíò ọkọ̀ tọ́kọ́ wù the next video tó bá ti swipe sókè báyìí video tó takun tó wù lókè òní ẹ̀dàkùn like kí mú kò sí má ni eh I will, I will take the good and leave the evil ìgbọ́ gbogbo ní ma gbọ́ ìmọ̀ mú dáadáa bẹ̀ ìmọ̀ fi abú rẹ̀ lẹ̀ ah so ìwọ dáadáa tàbúrúmà tó bá dáadáa tàbúrúmà ni ọ níwà lórí Facebook rẹ̀ ọ ní lọ mọ́ mú mọ̀ ń bẹ̀ hmm? ẹlòmíwà ni pé a mo lè má mọ̀ tí gbogbo tó wà ní ẹ̀sìn o àmọ́ ìjọ sí mẹ́mú mọ́ àà bóyá èyí tọ́ ní òsí mẹ́mú wà ń bẹ̀ẹ́ mo lè má mọ̀ gbogbo tó wà ní ẹ̀sìn o àmọ́ mo méjì òsí mẹ́ àà èyí tọ́ ní òsí mẹ́ òun ṣùgbọ́n ọlọ́ọ̀mọ́ gbogbo tó wà ní ẹ̀ ṣé o mọ̀ kí possibility wà pé èyí tọ́ ní òsí mẹ́ òun náà gbogbo àwọn òwe àìmọ̀kan táwọn èèyàn máa ń àwọn ọ̀rọ̀ àìmọ̀kan tẹ́lòmí ó sọ ìmọ̀ nǹkan àwọn ọ̀rọ̀ ọ̀nà dé àwọn ọ̀rọ̀ assembly náà ni àtàwọn ọ̀rọ̀ tí gọ́tà àtàwọn ọ̀rọ̀ ilé ọtí láwọn ọ̀rọ̀ yẹn in bàbá wọn ìyá wa ẹjẹ́ asọ́ra ẹn tó bá gbọ́ wọn tó bá gbọ́ ìbò àwọn English materials wà tí yíò ká lórí àwọn ọ̀rọ̀ yìí sọ́rí àkọ́kọ́ kọ́kọ́ yọ Facebook kó òbítẹ́ ti múmà Facebook rẹ́dẹ̀rẹ̀ dẹ́lẹ́ńsẹ́ lórí Facebook controversials náà lọ́rẹ́ ń controversies na ń bẹ so kìí ṣe bí kìí ṣe àyè ibi tẹ́tẹ́sì mọ́ mọ́mọ́ ọmọ ìtọ́bá jọ ń sún náà wọ́n fún ilá ah ok telegram channel kan wà o wọ́n ma sẹ́ndì audio síbẹ̀ ìwé ìtànsì lọ́bàá wọ́n rìkọ́dẹ̀ wọ́n ma sẹ́ndì sí telegram group kan táwọn èèyàn dẹ́ wà ń bẹ tí wọ́n gbọ́gbà òkè ah, nǹkan bàbá yìí ìwà ọmọ ìtẹ́yẹ ti mọ́ ń ráwọn àlàyé náà àwa náà kú sálàyé à ń sálàyé pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà ní ibi tó ti mọ̀ ráwà láyé nù aya Qur'an hadith kì í sí controversial ìyá kìní kan ní Ìbàdàn àti bàbá kìní kan lẹ́kọ̀ọ́ àwọn wọ́n jọ ń fúnra wọn lésì ìta ló win ah dégbé Christian kan kọ láwọn ìgbà kan pé ó lóun ti ń follow àwọn Facebook for more than 10 years ó wà updated like ó update ilé ìgbà tẹ́lẹ̀ fèsì fẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wá fèsì fún tele náà wá jáde tẹ́lẹ̀ náà wá jáde ẹwọ àwọn ànù tó clear àyídà tún sọ di content wọ́n tún sọ di controversies èyí tó ń sọ ánà mose ejun jìdàn jìdàn jò ní tẹba maduro content àwọn ti kéde lórí mose ejun ọ̀rọ̀ tó rọ àwọn ọ̀rọ̀ tó rọrùn àyẹ́ bá sọ di content àwọn kan ní àwọn olóní súnà àwọn ń takò àwọn nílà àkíní kan àwọn dìfẹ́ndẹ̀ àjọ ń ṣe rẹ̀ dán rẹ̀ dán lórí Facebook wọ́n jọ ń create content view torí ẹmọ́ta yẹn fi ń ṣe ni àwọn issue kan ti wà nílẹ̀ àbí ẹjíká tètè create content lórí ẹ̀ àwọn yóò fẹ́ràn pé òkè kí n tó ṣẹlẹ̀ yìí kí n lábájá sọ lórí ẹ̀ àwọn yóò dà lọ́bẹ̀ gbùù èyí nílẹ̀ ti fèsì fún èsì ọ̀rọ̀ fún ẹni tó láàlè ló mú sí ìjún àwọn yóò tún dà lọ́bẹ̀ ràá bí ẹran èlé ò tún dé sí padà fún àà èsì ọ̀rọ̀ tọ́lá kí ni gbogbo eléyìí náà torí Ọlọ́run eléyìí ò sí nínú àwọn rùdúdù ilmiya tí Islam ní ká ṣe ká ẹnìkan sọ tó takò ẹ̀sì Islam kó wá jókòó kó wá sàlàyé lágbàjá ọmọ lágbàjá àbí tí ó bá ní ìdíkọ̀ dákọ̀ rẹ̀ lágbàjá ó sọ̀rọ̀ ẹnìkan báyìí sọ̀rọ̀ kan báyìí ó sì nǹkan báyìí ọ̀rọ̀ yìí wrong ó takò àyà ó takò àdìkẹ́ẹ̀dẹ̀ ma lọ àmúkọwà sọ di content kìníkan àwọn èèyàn fi ń mẹ́kì owó ayọ́ ọmọ view ṣe ti ní view ṣe view ẹ̀ ti lókè nítorí Facebook ó sanwó fún wọn àtorísìírísì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tún ṣe lámàáyé tó yí bàbá rẹ̀ yìí yáwa ibẹ̀ yẹn kọ́ ní tẹ́ẹ̀tì máa mú ìmà ẹ dìlítì Facebook kúrò lórí fóònù yìí ẹ yọ́pò ẹ bèèrè àwọn ààyè ipá ẹ̀dàkọ̀ àwọn gúùpù ló wà tán ti máa ń send àwọn lectures sí lecture àwọn ní súnnà fi ń ṣe tàwọn ní bídá àbáwọn àjíṣe bí súnní àwọn sọ àwọn súnnà gidi an bí Allah subhanahu wa ta'ala kú sánú ẹni kọkàn na'am na'am wa antum okay so subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh